تبرجن تبرج الجاهلية الأولى وقد جاء مما أخرجه ابن خزيمة وغيره من الحديث من حديث ابن ابن مسعود بإسناد صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان وتكون أقرب ما تكون من وجه ربها وهي في قعر بيتها أمة الإسلام مع هذا ما ضيق الله عليهن إلا أن الأصل لهن أن تبقى المرأة في بيتها أن تبقى المرأة في بيتها فإذا أرادت أن تعمل خارج بيتها فقد وضع لها الدين أصولا وقواعد وضوابط معينة فإذا توفرت هذه الشروط جاز لها الخروج أمة الإسلام تذكروا قول نبيكم صلى الله عليه وسلم وهذا الحديث أخرج من البخاري ومسلم في سيعهما وغيرهما من الحديث رحم الله الجميع هذا من حديث أسامة بن زيد ومن حديث سعيد بن زيد أن رسول الله صلى الله عليه وسلم قال ما تربت بعدي فتنة أضر أو هي أضر على الرجال من النساء ọpá ní fún ọbàdẹ́lá tó sọ mùsùlùmí an tọ́wà ní pínkì ọlá ti gẹ̀rẹ̀ fàn nábi sallallahu alaihi wasallam ẹni tọ́rọ bá mátùmá jẹ́kẹ̀ gbogbo wa aláwọ̀ bá ní sàlìkú kí annabi wa bá ní sàlìkú ọlá rẹ̀ àti àwọn ará lé annabi wa àti àwọn sọ̀hábà rẹ̀ nínú àdàmí kẹsẹ̀ rẹ̀ kí àwọn náà pẹ̀láwọ̀tọ̀ ọkẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi ẹ̀yọ́ ma ní ẹ̀sìn mò ń fi àgbọ̀rọ̀ mẹ́tì bẹ̀rẹ̀ Allah gẹ́bọ̀ sí náà ìrìnrìn tí bẹ̀rù rẹ̀ anítàkùnlọ́ ẹjẹ́ àjọkọ̀ọ́nù ọlọ́run àwọn bí ọba dẹ́dẹ̀ nígbọ̀nà nítẹ̀sí rẹ̀ ìpáyà rẹ̀ tí ó jẹ̀rì tí ó sì wá láyé tó bùkátà àkáfọ́ kọmọ́ sí ìsìláàmù ilẹ́sìn in tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn ni àà ṣe bí ẹ̀sìn gbọ́dọ̀ kìtà fún sẹ̀mí ẹni tó fẹ́ ṣẹ̀sìn àwọn ń béèrè lọ́wọ́ àwọn ẹlẹ́sìn mi kí lè léyìí kí lè léyìí ilé ayé kí ni pàtí ń kọ́nù sẹ̀mí yí anábi wa sallallahu alaihi wa sallama ọba dẹ́bẹ̀ ara kó lè bá jẹ́kẹ̀ fún gbogbo wa ó sì sí àwọn obìnrin ṣàkọ́ ikú rijal tí ẹ bá ti mọ́kù ìtán àwọn náà ni àwọn àpàlẹ̀pàlẹ̀ yóò bá wọ́n ní kò sẹ́kẹta ọmọ bẹ́ẹ̀ àwọn obìnrin yìí sáájú kí Islam tó máa dé lé ọ̀pọ̀lọpọ̀ wa ó ti wà kò dílé wa ṣẹ̀tọ́n ṣe iṣẹ́ in tí ó dá ní wé India kìíní kan pàtàkì ní nígbà pàpàyé kọ́dá àwọn bòmí ń bẹ bíru India tọ́kọ obìnrin bá tètè kú wọ́n pa ìyàwó rẹ̀ tẹ̀lé wípé kò lè máa dásùn lọ́rùn kó máa dádáná kó máa dájí kó máa dáwẹ̀ kó máa dásùn kò sì sí tó fẹ́ máa dúró múmá tẹ̀lọ́kọ̀ rẹ kó máa bá múgbá mágbà lọ́rùn tó máa gbọ́njẹ fún bẹ́ẹ̀ láwọn ìkẹ́lẹ̀ lábọ́ náà àwọn tí ẹ̀bọ́bọ̀ obìnrin wọ́n pàì láyé kódà àwọn onímọ̀ sọ̀rọ̀ pé gbogbo aburú tí àwọn ará ayé ń ṣe fáwọn obìnrin títí èntẹ́ lọ́rọ̀ wá ń dẹ́wò ọ̀fẹ́ sí ká máa bú ọmọ ẹni láìsọmọ ọlọ́mọ tó kùn ibá ti ń sọ fún ìyàwó rẹ̀ pé zèyí ní à bá múra fún bí ẹn pé lọ lé ọkọ obìnrin yóò sùkú mẹ́gbìmọ̀ ní torí ọkọ̀ fẹ́ lọ pánù eré tí ń ṣẹlẹ̀ títítítí obi ò nítumọ̀ láwùjọ ẹwú lẹ Yorùbá náà àtọ́rùpọ̀ ọ̀pọ̀pọ̀ àwọn àṣẹ́sí nígbò lọ́rọ̀ wọ́n rẹ̀ sàsálàm tí ń tún táwọn nàbí tí ẹlọ sáájú rẹ̀ tí ń tún sọ àtẹ́ntókù táyé bùkátà tí ò tí ìsìrí wájú tó tó bá fi kó onírí ànàbí àwọn obìnrin ẹni ọ̀wọ̀ ni wọ́n tí wọ́n sì pé nkẹ́lẹ́ ni ọ̀wọ̀ a máa tọ́jú rẹ̀ sáàyì ọ̀wọ̀ ni wàkọ́rùn-ún fi buyuti kunna sọ fún ìyàwó rẹ̀ báwọn wajja Allah ta'ala al-khitab li azwaj sallam li sharafihinna wa makalatihinna wa manzilatihinna fa nisa'u sa'iril mu'minina tabawun lahunna illa man haba hadha at-tashri' àwọn náà wa ìwọ̀ta lọ́fẹ́ so ya nabi sọ fún ìyàwó rẹ̀ tó mọ́ jáde káàkiri sí ìjọ ọ̀zára wọ́n ni àwọn ìbílọ̀ lọ́nà bá wí ààrẹ balẹ̀ àwọn àyà wa náà nù àwọn àwọ̀kọ́ sínú ìwé ìtúkẹ́ fún ọba rẹ̀dàgbọ́ ọba nìtò kúlẹ̀ azíwájíká ya ayyuhan nabi kulli azwajik ìdá nàbí sọ fáwọn ìyàwó rẹ̀ wa banati àtàmàrẹbìnrin wa nisa'il mu'minin àti ìyàwó àwọn tí wọ́n ti tánú èmì ọlọ́run kó òpinlẹ̀ dákọ̀ ti ẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé àwàwí búlọ́mà ẹwà bá ní sọ fún pé sásàmì gbogbo ọ̀nà tí èyàn máa gbà tamá obìnrin irú oríire tẹ́ ìyàwó bí ó ṣe àtamá rẹ̀ kí wọ́n mọ́ bọ̀ ṣe látorí màmá àbúrò màmá lóbe ẹgbọ́n màmá lóbe ọmọ ti lóbe gbogbo àti ẹ̀rẹ́ lóbe

a ti mọ̀ pé ìsìláàmù ìlọ́lọ́run ọba ò wọ̀lẹ́ ó yẹ ká ti mọ̀ ó yẹ ká ti mọ̀ ò torí pé tí ó fi jẹ́ àmà ní pé àwákọ́lá dúró ti ẹ̀sìn yíó sọ́mọ̀ tí a ti sí àdéhùn àrànṣe fún ọba márùn-ún kan ẹbá ń sọ ìyá aláṣọ tí ó rí ọjà máa jókòó tí ń tọmọ tọ́mọ̀rí ọwà jẹ́lẹ̀ àlé ọkọ tí ó sì rọrùn bẹ́ ẹsọ̀ ya gbé ní bẹ́ẹ̀ bá ti ń lójà ní ìsìn ó ti ẹ̀há ti wà ní tí a fi ń polówó aṣọ afẹ́ ìyọ̀dọ̀ tèmínà ni الأسر للمرأة أن تبقى في بيتها إقبل نفق قد يومك يوفو كيكو كيبودي انتيا ما تدو فما تروني تما سوا ارغل وقد يسعو يو كانوا سينو صنو بن خزيمة من حديث ابن سعود رضي الله تعالى رضاه قلت الله أني المرأة عورة المرأة المرأة àwòrọ̀tún obìnrin ìhòhò lóbìnrin o jẹmọ́ àsìrí kan bẹ̀m̀bí àwọn kan tó fẹ́ yẹn pin pé àdíìsì wá tọ́dọ̀ ànàbí pé sọ́ọ̀tù lèmọ́ra àwòrọ̀ èmi èrí ka okò síse gbó àdíìsì mo ti kàtán ṣùgbọ́n bá ti kà ó jẹ́ akí lọ́dọ̀ òun pé ohun obìnrin o ànàbí wá sọ kíálì pé àwòrọ̀ ni

láwọn ọkùnrin wá gbàdí ìsìnlọ́dọ̀ wọn o àìmọ́yẹ́ lórí ìrìnà ṣe báwọn yàwó alẹ́bí sí fíyàn yàwó ní ọ̀dà fáìn àwọn obìnrin mi nǹkan nígbàtí ń ka àwọn àfá Ìmáàmù Tọ́bárì ọ̀rọ̀ 1000 sọ́nà àwọn ọkùnrin 4 plus tààtì ẹni máa mọ̀ tọ́ bá rí náà èèyàn wọ ìlú ìlú tọ́wọ́ yìí lẹ́nì kan bá wá bá lẹ́yìn iṣẹ́ àfọ́nà ẹ̀ tí ẹ̀fẹ́ bá ojú ti kó ń lú ó ní kílẹ̀ rí ẹ̀sàmọ̀ pẹ̀ mọ̀kéwó àwọn ìṣe ọba di ọ̀la wọ́n ó kó bèèrè jọ

ṣẹ̀rí àwà fún lúgà ní ìdílábá yíwa tí è kéèké. hadithi yìí tẹ́lẹ̀ nǹkan tí ó yẹ́yẹ tẹ́ẹ̀bà tí ìbá ní sọ̀rọ̀ ń pa lọ́gọ̀ awò ní gbọ́ fìdá káfà nádìsí ọmọ pé ẹ àdìsí náà lọ́gọ̀ bíbẹ̀ ti sọlẹ́yìn rọ̀ káfà náà bá jókó ti àrúdù mú tí jẹ́bẹ́ jẹ́bẹ́ jẹ́bẹ́ ṣéhù ní wà kọ́bùlà tùlúrì lìfàjírí sírtù àrùbíyàn kó tó di pé wọ́n fi àsọ́dù hannun náà ẹ bá lọ máa rúrù ìǹkọ̀ ìǹtòkọ̀ ìǹtòkọ̀ àwọn àfáànù kò sì ní mẹ́rin bẹ́ẹ̀ fún àwọn èéfì ma wọn ṣe sẹ́túmẹ́ntì fẹ́ ni ọba ló lọ ọlọ́mú àdúró mẹ́mìnà ìwọ̀n bá ń tó jẹ́ mà ọlọ́gbà bí wí báyìí kò sí olówó tí mo fi mú lẹ́rú bàbá wa kẹ́mẹ́ lọ́n ti mọ̀ sọ́rọ̀ lẹ́ni ọlọ́run dákùnbà ń bàbá wọn tó bá jílé mi nídàjí ó sàmì orúkọ̀ọ́dọ̀ ni níbi owó oṣù wa wọ́n sàti kò gbówó fà ní àpapọ̀ tí ó bá ní kí n kó wá sọ́dọ̀ yí pé zakanu yọ zakambẹ́ kò yé mi ó ní àfẹ́ yọ zakanu rà owó ilé ẹ̀ nínú sàkàmbẹ́ ẹ̀ẹ́tù kó pamọ́ tọ́lọ̀wọ̀n bà pé kúkà tó ọkàn tó tó fi á lọ́dún kan lẹ́ẹ́sẹ̀sẹ̀ yọ sàkàmbẹ́ àbáni ustad ẹ̀ tí gbọmíye wallahi ẹ̀yà àṣùgbà nàìjíríà lè mi o ọ̀rọ̀sùgbọ́n sọ́jú lọ bí 13 years wọ́n ní ìkẹ̀kẹ́ bẹ̀m̀bẹ̀ ọ̀rọ̀ ìtẹ́ ẹ̀gẹ́t in tí wọ́n ní pé tẹ́ <laughs> kò ìṣàgànú owó yìí báyìí báyìí lọ zaka bàbá tó dúó tó padà ustad abẹ́rẹ̀ pé irọ́ mọ̀pá ní owó ojú mímọ̀ ní àjọn sọ́bà nígbàtí mi ọba fi ma ìwọ̀n báyìí tẹ́mì rí ní pé ọlọ́gbà rẹ̀ bí wáyìí tó sì dá lójú tí ń fi mú olókàkà lẹ́rú olókàkọ́ mọ́rò kò

tó bá ti di wípé ọsọ ohun dị nǹkan mí wà kúnnà kọ́ùlà màrúfà bí mo ṣe dá inú ẹ̀sọ̀rọ̀ pẹ̀lọ́kọ̀lọ́kọ̀ kọ́dà wọn àfà tí ó já wọ́n tí wọ́n bá ń ṣe mùsàábákọ̀ tó bèé máa ẹwà tó jẹ́ pé tó wá di pé ọ̀nà tí ń gbà gbé ohun wáyì èyàn náà máa mọ̀ èyàn máa mọ̀ sẹ́límọ́ ohun rẹ̀ kọ́ yìí فكرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى kí yóò rà kó bàtà rẹ̀ kú sì kọ̀rí ọ̀nà yóò kò báyàn

ìlmọ́ràtú àwòrọ́tún obìnrin wọn ọ̀tà sí abẹ́ wa ẹ̀sùn tó ọ̀pọ̀lọpàá wí wọ́n ní ń ta fẹ́ bọ́là ń bò kọ̀sẹ̀ tí ó mọ̀ wípé irun orí pọ̀jú abẹ́ lọ ṣe bí yìí ti mẹ́mẹ́ àwọ́rọ̀ tọ̀ jẹ́ inójú ó níyẹ àti àṣẹ́yìn obìnrin ọlọ́pẹ̀yìn lẹ́ẹ̀kọ́ tó ráyìí ìgbà Islam irú kéhù lọ wá kéhù ẹba ń bí o irú kéhù ló kéhù tó fi ní kò lè ti ọlọ́run àti kíyàwó àtọ́kọ́ ojókò pọ̀ ǹjọ́ nìká kí lọ fẹ́ gbàmbẹ̀ ustaz kí lẹ fẹ́ gbàmbẹ̀ ẹ̀ọ̀nà ìṣọ́ agbẹjọ́ kan náà lọ ni settlement ni ẹlọ wù dára inú kọjẹ́ kí àbá ìyàwó yẹ wọ́n sì kankan fún bọ́ẹ̀ ni wọ́n bá

àgbẹ́gbẹ́ àrífọ́ ya ánjẹ́ṣà rífọ́ bí kọwà rí ánjẹ́ṣà sí ṣúrú ṣọ́ ọ̀bọ̀ wọ́n tẹ́ ń bẹ lórí ẹsẹ̀ ọ̀bọ̀ tẹ́ ń bẹ nínú ìmẹ́ta pẹ́sẹ̀ yẹ̀sẹ̀ kọwà rírù ní à ọ̀rúrọ̀ lẹ́yọkan kọwà rírù ń jámù kí ìtumọ̀ kọrúrọ̀ ìgò tí ó máa tọ́jú lọ́fíndà tẹ́ ìyàwó máa lò ń jọ nínú ilé sí wọ́n máa fún ọmọ wọn tí bá lọ lẹ́kọ́ àti ẹ̀ṣọ́ ni tó sì jẹ́ ààyè ni máa fi sí yọ́wà jẹ́ lóògbò

tí a mọ̀ pé tí bá rí ìyàn rẹ̀ èyàn orí èyàn tó máa sílẹ̀ díẹ̀díẹ̀ ń gbà mí àwọn ẹkún kan bẹ̀tọ́ jẹ́ ẹkún arókan arókan ọwà jámọ́ ikun ó ti pọ̀ táwọn èyàn sún a

bẹ́sù bá ti ń já gbogbo ti ń jáde lé ní èṣù ó tó pẹ̀ṣọ́ rẹ̀ mi fún àwọn wo fún àwọn ọkùnrin ẹ̀sì mọ́ owó obìnrin o wàtẹ̀kúnù akọ́rọ́bà ní ń wájí wàíyà fi kwárí a ní ń ní ní dáàmù in tó fàárọ̀ se o ní falẹ́sùkún rẹ ó jẹ́ lórí ara ó jẹ́ lórí ọmọ ipò olóbìnrin wà nípò bá ń wájú ọlọ́run tọ́lọ́wọ́ bá rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tí ń yọnú sí kò sì gbátò tó pàtí bá ń bẹ́nu rẹ̀ lọ eto wọ́n mọ̀ sọ bẹ́ iṣẹ́ tí ṣe ọmọ ṣínú pẹ̀lú obè àti mà pé ìpìlẹ̀ ní kóbi ọwà ní ṣùgbọ́n ń sọ pé ní ẹ̀sìn wà tóbi ilé bóòdì lọ síṣẹ́ àníbẹ̀ẹ̀ni àwa lọ́láwọn gọ̀wà ábìtù oúnjẹ tó dé ìlọ ọ̀tọ̀ fóbìnrin kan ló wọn máa ṣiṣẹ́ ṣùgbọ́n kó tó di àkọ́kọ́ yẹn orí ẹ̀jẹ́ pè àkọ́kọ́ àǹtẹ̀kúnà lè mara àtù mọ́jẹ̀mú ni wàláhì ẹmẹ́sọ̀ pọ́pọ̀ sórí tó fẹ́ lè mẹ́wọ́ omi tó fẹ́ lè mẹ́mẹ́ o bá a ṣe ń wíṣì in tánkálukú fi ń jọ̀rì ni ọ̀pẹ̀ka

obìnrin tó fẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn yìí o ń gẹ́gẹ́ wò pé Umu Salima ẹlẹ́fẹ́sẹ̀ oníbẹ̀ẹ̀ni bí Nàìjíríà sí rílọ́ yìí tí àbùsí ń gbìyànjú ó ní ṣe ń dágbára rẹ̀ ká ẹmẹ́bìnú bí o lẹ́ fi ń ṣe bẹ̀ ìmẹ́ àti àtọ́mà mínẹ́sì 10,000 lójúmọ́ kírẹ́dìtì nǹkan sí fóònù yìí yíò fún 5,000 lóṣooṣù ní ìfira kírẹ́dìtì aṣọ nǹkan ó pè méjì kan lọ́rọ̀ yà kò lè mara lọ́dọọdún ìsìtú mara sọ fún mi lóṣooṣù ilé nǹkan ọlọ́run ti kẹ́lẹ́ o àmbẹ́lábẹ́ àti bàbà tó lóhun sí ojú òsì pọ́mí òun ọ̀pọ̀ òsì ń pè láti bàbà ilé tó fẹ́ǹsì ló ń pé láti bàbà but kí ni kí ni kí ni tọ gbogbo ìtì ìrìnà kí lẹ fẹ́ fàyọ iṣẹ́ tẹ wà lẹ fẹ́ lọ sí kò bá mú arò ní débi kẹsọ pé fẹ́ lọ sí sẹ́ báyìí ah, ó ní ti inú ó ti ẹ̀tún kẹyọ kankan sọ́fún kójú orí rò ayé mi ọ̀gbà ogun wọ́n àwọn ọ̀nà báwọn ṣe bó orílòkò okun tó gbé pàbẹ obìnrin yóò ma bá ọkọ rẹ̀ lò pẹ̀lú gbóse tó àti gbóse ma sáwọn obìnrin gbọ́bẹ̀ ẹyẹ pọ̀pọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló bóòdè kò ní bùkátà àkó bóòdè in ti ń ṣe kí lọ́kọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ lè kú nìsìn tàwọ́kùn mùsíbà sábàbùn kéèyàn máa wò pé ah ìgbọ̀rọ̀ mọ́ sí wà láì ní ìsìn tọ́bá lọ púpà ní ìsìn kan kéèyàn máa sásókè sàsódò pé òun sá fún wà lọ́rọ̀ ọlọ́run a máa mú sábàbí wà lánàá wà jama'a ọ̀rẹ́ ma dákọrẹ̀ ìyàn dáadáa wọ́n tàmbà ni ọ̀rẹ́ mi ni a máa ń pè ní Ismail Aiman Musa ni lọ́jọ́ àwátà bá lò sọ́jọ́ a máa rántí pé ẹnìkan ti wáyé rí ọlọ́mbà gbàbọ̀ Ayman Ayman dà ẹmbásì rí ọkùnrin tọkùnrin ṣùgbọ́n ọkùnrin kan bẹ́njọ́n tí ń ṣèkà fáwọn èèyàn ìmọ̀bí ọ̀rọ̀ ìdédó nìsìn o ibi àti máa yà sí sáfísàmì táa ìsàlẹ̀ lọ́n tààfi ìyà mọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀sẹ̀ lẹ́un inú chọ́ọ̀chì kọlakọ́sọ̀lá chọ́ọ̀chì lọ́ngbà yìí rẹ̀ àgbà àfi jásọ́dọ̀ àmọ̀wọ̀dọ̀ àmọ̀wọ̀báksì lọ́kan àátò ìtìbí tẹ́ ti kọ́ àwọn bára kó nìsìn ibi tààlọ̀ ibi gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ ní títì tàbá bá ń bọ̀ láti ẹ̀yìn tàfẹ́ mọ́ lọ sí Ṣàngó padà ẹ̀rẹ̀ pé gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ níbẹ̀ ẹgbẹ̀bẹ̀ ní máa dúó yọ́ wà dúó lápóòsì torí yí fóònù ọba yóò ti lọ sóńtọ̀ láti dùgbẹ̀ ó ti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ará sáàbó sorry àwọn ará ọjọ́ àwọn ará agbó ẹ̀bódìjà tí bá ti lọ gba owó kò sí ìkásílẹ̀sì gbànà tí bá lọ gba owó yóò ti sọ̀rọ̀ báńkì ibi ti aiman aiman tó dúra ah, owó àwọn ètò sí lọ́gbà ó sì kọ́kọ́ lọ́gbà 5 million kẹláàrọ̀ ó tún lọ́gbà ọwọ́ bí ìyàlẹ́ta ah, aṣọ agbádá àtàṣọ́lá tí wọ́n fi gbé tí wọ́n fi bú àìmà nù bí i ń kán báyìí ní kó tó dọ́jọ́ ọlọ́run sáàkù kọ bá bẹ̀lọ kí mọ̀ fẹ́ fàyọ wọ́n dìbí jàmẹ́zà ẹnìkàbádìí náà wáwúsá ó ní àìmà wọ́n lẹ́yìn ni ó ní àìmà ẹbẹ́jì àbáṣẹ́ ìlà lọ́sẹ̀ mọ́ mẹ́nìkẹ́ tí ó sọ wọ́n ìkìrìkà ọlọ ẹjẹ́ ó ti pèmí pọ́ ohun tí ó ń kọ́ ń gìdè ọlọ tòkúta rẹ̀ àwọn tẹ́ntà máìní gbogbo náà ní 35 million ní jẹta fún mọ́sálásí 10 million mo tún mọ́ ọ̀dàrẹ̀ tó tún bọ̀ nǹkan mi agbàtàwátẹ́ gbówó lọ́wọ́ wọn bí ìṣe máa ṣe nù ogun owó ní gbogbo ọmọ tí a imam tó bí títí tí wọ́n fi gba phd òun rẹ̀ láti tọ́ gbogbo gbogbo kọ́sì máa fẹ́sí ìkan ní àwọn ìyàwó owó ma fún ní 2 million lóṣooṣù ìkan ìdí pé ilẹ̀ ti ṣe kí nìkan àwọn pàá gbọ́ ó kàtún sí ìwòrán lẹ́rẹ̀ báyìí tó bá jẹ́ wípé obìnrin kan ní sáré kì pé tọ́kọ̀ òun bá kú lójijì bóòlọ̀rọ̀ wọ́n rí sọ́rọ̀ rẹ̀ lè bíbáwọ̀ mọ́ la ṣe ń wà bí ẹni wípé ọlọ́nkọ́ náà in tí sì wa náà ní kẹ́mi wọ́n mẹ́jà lọ́dọ̀ rẹ̀ okun kọ́kọ́ ní bẹ̀lọ́dọ̀ ó tó fáwọ́ olè ní bẹ̀lẹ́miwa in tí a ń pè ń tàwọ̀ ìdùn tá ń pẹ̀lẹ̀ sí ìwà náà nù bọ̀dá mi ni òsìmá àbúrò mi ni òsìmá ìyàwó rẹ̀ sídò tààmà rẹ̀ ọ wá ní owó lọ máa ṣiṣẹ́ iṣẹ́ kí a bá fẹ́ máa ṣe wọ́n máa fọ abọ́ lọ́dọ̀ yọ ọlọ́kà èlò olúwọ́n máa fò ní 12.5 torípò wọ́n máa jẹun àárọ̀ owó máa jẹun ọ̀sán owó sì máa mú sọ àmùlà kan àti pàmọ́ kan pẹ̀lú gbẹ́gìrì tó rọ́bà tọ́ wálé lálẹ́ gbogbo wa wá wà bá nú ẹbí a sì ń tọ́ bọ̀nà àwa ń lọ àmbọ̀ obìnrin sì dẹ ti lọ síṣẹ́un sẹ́ẹ̀pẹ̀ ìpínlẹ̀ obìnrin ọ̀lẹ́tọ̀ sẹ́un a jẹ́ pé àwa la di ẹni tó fi lẹ́tọ̀ sẹ́un ó bí náà àti téèyàn náà bá jẹ́ pé ó gan bó tún ṣe ń lọ́un kó tó fún yàn lónà tó fi ní gbẹ́sẹ̀ ilé èèyàn fi bọ́m̀bẹ̀ islamu kí láǹsí kọ̀sá ló má islamu kí láǹsí kọ̀sẹ̀ tí ń dẹ̀bí pọ̀ ma wọ́n wá ní Nàìjíríà nǹkan ọ̀rọ̀gbọ́ ẹgbẹ̀rẹ̀ kò sí kẹ́kọ̀ọ́ sáso ṣe ẹ̀gbọ́n tó bá dédà náà wí láti bẹ́ẹ̀ bá ti ń súnmọ́ mi pẹ̀lú ìmọ̀ wá fún ìṣọ̀dọ̀ mi ìmọ̀ ṣe tí mọ́rán yìí èmi náà mọ̀ rọ̀jò kẹfún yìí jẹ̀mọ́ tó jú ìwọ̀ ẹsẹ̀ ilé ìmọ̀ ẹwọ̀n tí ń sàánú pòrọ̀ tí ẹn kẹsẹ̀ pẹ́ tí ń sàánú gbẹ̀rẹ̀ wá sí gbangba o ṣùgbọ́n táànú wọ kọ̀ọ̀kẹ́ tí ń tú sí alọ́gbà ilé ah, ìmọ̀ sí dáadáa ilé ìmọ̀ sàánú jẹ̀mọ́ ah, wọn bá pariwo ajẹmọ̀lú kan ní sin kètí kùsù méjì níbi rímàlú tí a ń rọ àmàlàsí ó ń tọ́ ń sọ fún mi láàrin mi àti ẹ̀ tẹ́nìkàkò lè gbọ́ lẹ́yìn tí a sọ pé a fẹ́ kàn dúpẹ́ náà ní tẹ́ dúpẹ́ nínú alhamdulillah ní Nàìjíríà náà ní ìsìn kẹ́nìkan kan rọrùn pòun fẹ́ dúpẹ́ kó sì pa orí màálù kí èsẹ màálù kìí sọ pẹ́ kéèkéé ọba dẹ́dà yọnu sí àwọ̀ àwàmọ̀ bùkátà tí a káàfì wọ̀n pé obìnrin ọgbọ́dọ̀ ṣiṣẹ́ torí kíni káà mari ọmọdọ̀mọ ọlọ́mà torí kíni kó náà mẹ́dì kíni o mẹ́rì rẹ̀rẹ̀rẹ̀ jẹ̀mẹ́ra obìnrin mí ètúgbà ọgbẹ̀rún láti ṣiṣẹ́ lótìtọ́ a sì máa sí ọwà ń lọ gba bọ́mìlélàntà 15,000 kí lọ fẹ́ mata yọ mata kúlíkúlí àbúrò ọkọ rẹ̀ gbọ́ ọkọ rẹ̀ wọ́n sọ pé onífìyà jẹrẹ nígbàtí ò kọpírẹ́tì kọpírẹ́tì orí kíni kọpírẹ́tì orí kíni láàbùdàn tẹ̀kúnlẹ̀ ẹ̀sìn ó sọ pé asáyìn rẹ̀ pé àà ah, òbùkàtà sí kò síṣẹ́ lè tàòfíìrì làbúwárì láàzìmà láàá láti lè bá rí owó tó jẹ́ gbẹgbẹ fúsẹ̀mí rẹ̀ kò lè ṣe tó wáyé pẹ́ bá lè sí wí ó mẹ́ kó tó lè lọ láàárọ̀ tó tó lè lọ́sàn tó sì lọ lálẹ́ ṣùgbọ́n gbogbo àwọn tó lọ títà kò ráìsì lọ jáà tí ṣe gẹ́gẹ́ ẹbí a máa sọ páwọn ọ̀sẹ̀ á ní láwọn èbú àná owó máa sọ pápá pẹ́sẹ̀ ẹbí àná lò kóbò náà ní sí tọ́ bá sí sọ lójú ma ẹ́pọ̀ ẹ lọ sọ fún asọ̀n tọ́ bá sí ìsìn sọ̀rọ̀ bẹ̀ ń pò lọ dára rẹ̀ ìsìn sọ̀rọ̀ bẹ̀ ń pè ń tó kójọ lọ́rún ní ìwà mẹ́rin kọlọ́pù wà hídá ẹfẹ̀mí àti ẹlẹ́ ẹ̀yìn tó tẹ́pẹ́ ń jọ ọmọdá tí ń bọ̀ láyé kò sásọ lọ́rùn rẹ̀ hádọ̀rọ̀ tí mẹ́ndì rẹ̀ tó bá gbẹ́júmọ̀ ojú ọmọ ti ni tó bá gbẹ́jú amẹ́ ọjẹ́ altùlẹ̀hù mẹ́lá mọ̀mọ̀dá ọ wá dáyọ̀ tán kan ohun ti bẹ́ẹ̀kẹ́ tó náà ó wá ló wọ́n máa tàbí mi láyá yóò máa tìbìrọ̀ ọba láyá bí ẹ̀pọ̀ ló ní jẹ̀máà ẹjí ákè ìsára ò gbogbo ẹn tí bá ń fi ẹ̀sìn dáàmú èèyàn torí ipò ń sún mọ́ náà ìwà bá sì rí ó sì máa tú èèyàn náà lè mú bọ́ ààyò lè bọ́ mẹ́ ṣe ẹyọ kẹrẹ ti bàjẹ́ tẹ́ẹ̀ bá lọ dákọ pẹ́lẹ̀ àní ìbá sílàmù ṣùgbọ́n nature mi nature mi ni because bí mo ṣe nínú ọ̀gẹ̀rú inú mẹ́rù lóbìnrin tí a pánlẹ̀ ìtumọ̀ ìjáàbù nù ẹwọ sútì tí a bá sílẹ̀ àti ètí mẹ́lú ọ̀rà ewó lè rọ́nà ọkọ̀ kí o gbọ́wọ́ gbà ọba kí ni ẹn tí ó ṣe zìnà ìdààmú tí ó bá mọ́lú tẹ̀síráyẹ̀ rẹ̀ ṣe

a jẹ́ wípé ah, lọ́dọ̀ tiwa o in tọ́ka àfá iní asọ aṣọ nínú ilé tiwa ìyàwó bọ́dà wa ń ṣiṣẹ́ o ọba dẹ́mà pé èmi ọ̀karama o èmi gan kọ́dà mo tún máa yáwó lọ́wọ́ rẹ̀ mi ni orí sọ ah, ọ̀rẹ́ sọ pé o máa kiri pure water kọ́ máa kiri ẹ ọlọ́dẹ̀dá àti keke ọmọ gíga ni gbogbo tí wà lè máa fi ànáwárin 30 minutes 20 minutes ó ti rìn mẹ́jẹ̀mù àkọ́kọ́ olù a sọ fún gbogbo obìnrin o tó lọ́rùn kó bẹ́ẹ̀ sì ni ẹmẹ́jẹ̀ tẹ̀wà o wa sọ ilé ayé wà yí pẹ̀ka ẹmẹ́jọ bí i ọgọ́ pé ẹjọ́kò ṣe bá mẹ́ àní báyí sọ́rọ̀ àbí ó ti sọ tí ẹ̀ èmi àti ìdáwà ní lébàí ẹmúwè owó ọbẹ̀ délì ní wà níjọba ẹjọ́ kejì ó ní ọ̀lọ́ bí sẹ́yìn credit card tí wọ́n fẹ́ mara sí fóònù ẹ̀sàkì 20,000 sí ma ń lè manage ẹ̀lòsù ẹ̀pẹ̀ ní tòun ṣe dátà náà bẹ̀ akẹ́rẹ̀ ẹ ma ra sọ fún mi lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ tí n tí ń sọ fún bèèrè in tí ń sọ kọrùn ṣe ẹ̀mẹ̀ pé tó jí kọ́ máa tóbi lẹ́mìí wa ni wípé apínlẹ̀ ti pa fítírọ̀ nílùú pa kódà ẹlòmíì ń wò pé wẹ́ ní ọba rojú ọmọ tán ákírùn rákà méjì tàbá kírùn tí ọba jẹyùn kí ni ó kí ni ọmọ sọ wípé sóbìlì iṣẹ́ sóbìlì iṣẹ́ nílùú kí ó sẹ̀ máa dàrò ní orí òkúrí àfà ẹ̀ pé ṣe bí ìlú tó rí bà ń lẹ́tí ṣùgbọ́n agbóolé ní agbóolé súnmẹ́rẹ̀ agbóolé bó ti ẹkọ́ rí gẹ́gẹ́ rẹ̀ àbíṣẹ́ ń tọ́jẹ́ pé ń bọ̀ fẹ́ fẹ́ tó fún gẹ́nu ẹ̀sì lọ wù tí wọ́n bá kó ọgọ́rùn ọkùnrin ìjọ lónìí tí àwọn obìnrin tí 19 wípé fẹ́ fi sílé ayé rẹ̀ odin ẹlẹ́ẹ̀kejì jẹmá ẹwọ́n tẹ́sì wọ́n sọ àyẹkúnlẹ̀ àmàlù munasiban li tabi'ati li mar'ati wa mulaiman ma'a takwiniha wa khilqatiha fẹ́ kílẹ̀ tó fẹ́ pé ìsìlámù sí o iṣẹ́ tó bí ṣe jẹ́ iṣẹ́ tó papọ̀ jẹmọ́ sọ́dá káníkóbí ọmọ wọ́wà trílà náà wọ́n ni usas wà lẹ́ẹ̀ jáde usas ẹbára tó lè gba físà fún ẹ̀dẹ̀ nípa ẹ̀lọ ní ìsìn ẹwà ogun nǹkan lóòbù báwo bí ṣe ń tẹ iná pẹ̀lú trílà gidi ó ń wà fó usas ẹ̀ jáde ẹwọ gbogbo ìtẹ́ ìṣẹ́ obìnrin ti jẹ́ tí ọmọ akọ̀pẹ́ ó sì bá obìnrin mú kọ́pẹ́ ní ọmọ akọ̀pẹ́ kájọ kádàkọ̀ bákan náà ẹrù lẹ́yìn ń pé kìí ṣe rù lásán kẹfẹ́ ṣe kankiri kó jẹ́ pé obìnrin láàlọ́ ọkọ́ sẹ́mọ̀ pé nǹkan ti dàrú náà ni ṣùgbọ́n wọn obìnrin wọn ọmọ wọ́n yíò àwọn ní o ah, àti ẹmọ́ mi lọ́rọ̀ ọdẹ́ o ah, ẹmọ́ mi lọ́rọ̀ ọdẹ́ o ẹmọ́ kò bá wà ibẹ̀ mo ti rán abramani skú ibẹ̀ mo ti rán muflia rẹ̀ skú gbọ́nrẹ̀gbẹ̀ yìí a fẹ́ gbọ́ lọ́wọ́ ọ̀yà ìyà ni a fi ń jí ọmọ ni ọ̀nà wo in ló fi bàbá obìnrin mu iṣẹ́ tó bìnrin ó ṣe ó ti ní bùkátà pé ó lọ ṣiṣẹ́ fine dráìfà láti Ìbàdàn lọ sí Àbújá wọ́n ni òṣàṣẹ́ ẹ̀ lè dá sí olómọ̀ olóní bọ́ọ̀sì ẹ̀ ìyá rẹ̀ smart kalẹ̀ mẹ́ lọ́rún wá ọlọ́run méje ń wọ̀ méje wọ́n mọ́gbá kí mọ̀ sọ mọ́gbá tó ni mò ń gbé sápamọ́ ọ̀kan náà máa kí omi ọwá láti Ìlọrin láìpẹ́ ó ti Ìlọrin omi ah, ìsásùn tẹ́ ń sọ yé mi o ó ní ọ̀kadà náà mo fi ń manéjì díẹ̀díẹ̀ mo bá gbọ́n màbìnrin méjì ìjọna èyí ìtẹ̀yìn wá ń sọ fún pé ní àfá ọ ara ẹ̀sọ pé kẹgbà ikan ẹ̀sọ pé ìkan lẹ́fẹ́ gbà sí ẹ̀mọ́ yọ́bà tí ọmọ ẹ̀fí ń ti hmm, hmm. sọ̀rọ̀ ọlọ́run ìntà ń sọ yìí o ń kálukú wà náà lájọ orílẹ̀ ìlú yìí táa bá padà síbi àti dìde wá kírù ní ìsìn táa bá dọ́rọ̀ ọ̀rọ̀ lẹ́ ìbẹ̀ a máa dọ́ bojú mẹ́ ni àbá máa sọ́sọ́ gbogbo ah, ọ̀rọ̀ ní sọ ọ̀rọ̀ ní sọ a máa dọ́ bojú o àwọn táa fẹ́ mà ibẹ̀ lásẹ̀sẹ̀ ń bọ́ yìí iṣẹ́ tó bí ó sì ọgbọ́dọ̀ tàmá àdámọ́tọ́ lọ ń dá obìnrin iṣẹ́ dráìvà láti lùkà sí kejì kí ló fi gbóbe mú kóbi ọmọ wa mọ́rúwá kí ló fi gbóbe mú wọ́n kó bá wà ní wọ́n sì kà ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ebí kan náà ni ọkọ̀kọ́ bẹ̀rẹ̀

ibi wọ́n ti gbé mi ní ẹ̀tì bí mi ibi wọ́n ti bí ó kálukú wa náà ní ẹ̀tì bí un àwọn tẹ́ẹ̀jọ sọ̀rẹ̀ náà lẹ́tìjọ ń sọ̀rẹ̀ un àwùjọ tó bára rẹ̀ náà ló kálukú ti bára rẹ̀ un ṣùgbọ́n ẹ̀sìn ò change o ẹ̀sìn ò change o ẹ̀sìn ẹlòmíràn sọ pé wọ́n náà fẹ́ sí báyìí wọ́n lọ máa kó àwọn ọmọ nlé látọmọdún mẹ́ta ẹnìkan kọ́ ní ọmọ fọ́mà ní ẹ̀kọ́ mọ́ ọmọdé pọ́n mẹ́ta ó ti láwọn ọlọ́pàá tí ó wà máa mú wọn ìjọba náà fẹ́ máa kó wọn síbì kan in táwọn fẹ́ dìsáìdì fún bí láìfù ó ṣe rí àwọn ọmọ wa kọ wọn bẹ̀ tọ́rọ àti ní pọ́blẹ̀mù pẹ̀lú pé àwọn kan ti ń pé ọlọ́run kíníkan àwọn ọ̀fẹ́ wà máa bẹ́ẹ̀ náà lò sísọ àwádà bí wọn kẹ̀kọ́ wà dàbí kẹni gbọ́rọ̀wọ́rọ̀ wó sì fò sísọ wádà bẹ́ kẹ́mì kó kípa jáde wà sí ṣẹ̀rí akọ̀t ẹ̀dàkù ẹgbàmí ẹ̀yà ni o bẹ́ẹ̀ ni kì bá mi dáná yóò lò lọ gbági mi o wá ti látàrọ báyìí kọ́dà ẹ̀kọ́ àtẹ̀rẹ̀ ló tó rábọ̀ lálẹ́ àwọn tí wọ́n bá jẹ́rò tí àjókò ó ní ah, ẹ̀tí ẹ̀mọ́ gbẹ́ọ̀dọ̀ lọ péyàwó tí ń rí bí lọ sí ìdájí fẹ́ sọ́rọ̀ náà inṣàlá rahman àti ma ìpìlẹ̀ fòbé àti ma májẹ̀mú àkọ́kọ́ májẹ̀mú ẹ̀kejì ìlàfẹ́ ma kó ẹ̀rùwá lórí ẹ̀ ibi táàfù ti dó ní kútùbà ìrìnì àwọn tí wọ́n parun wọ́n parun mọ́jẹ́ àparun pẹ̀lú ẹ̀tí wọ́n parun làwálẹ́bí wa o ọlọ́run bá làwálẹ́bí wa o ó ti fọ́jú pọ̀ dákọ bá ní ìyànjú tí a ń bẹ̀ o rọ́ rí kàṣẹ rẹ inú ilé wa mẹ́jì ògbóná ọ̀nà wa mẹ́jì ògbóná àwọn obìnrin wa mọ́sàn dìdìkudì ọmọ wa náà lóbìnrin náà mọ́sàn dìdìkudì ọmọ arọ́kùnrin náà in ta gbere masarasi masalasi nínú fọkàbalẹ̀ mẹ́jẹ̀kwà yọ̀rọ̀kù bẹ̀ máa bí la haula wala quwwata illa billahi azim alhamdulillah alhamdulillah khaliq kulli shay wa huwa ala kulli shay'in wakeel ahmadu wa umajjidu wa ashkuru ala ni'amihi zahiratan wa batina wa ashhadu an la ilaha illa hu shahadatan man yarju rahmatahu wa yakhafu iqaba thumma usalli wa usallim ala al-mab'uth rahmatan lil alamin نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى أكرم النساء وأعزهن وقال سبحانه وتسامى وقرنا في بيوتكن وفسر لنا رسول الله صلى الله عليه وسلم حقيقة النسوان بقوله فيما جاء الحديث عن المسعود رضي الله تعالى رضاه والحديث محاول صلى الله عليه وسلم بإسناد صحيح قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرف الشيطان وأقرب ما تكون من وجه ربها وهي في قعر بيتها اللهم صل على محمد وسلم فالعورة عند العرب ما يستحيا منه أو ما يستعيا من إظهاره فإن النساء أهل تستري لا بد لهن من التستر عن أبصار الرجال الأجانب خوفا من أن يزينهن الشيطان للرجال الأجانب أمة الإسلام فإن العسل للمرأة أن تبقى في بيت زوجها معافة مشافة لقول الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاية الأولى فقد كان الخطاب موجها لأزواج رسول الله صلى الله عليه وسلم نعم بل لمكانتهن ولمنزلتهن عند ربهن أما نساء سائر المؤمنين تبع لهن في ذلك إلا من عبد إلا من عبد أمة الإسلام واعلموا أنه لا يوجد فوق أرض الله دين أكرم النساء وآتاهن حقوقهن إلا الإسلام كيف لا وقد رأينا ما قال ربنا سبحانه وتسامى في سورة التكوين وإذا الموؤودة سئلت سابقا قد ضيع الناس حقوق النسوان حتى ردها الإسلام على لسان رسوله صلى الله عليه وسلم وهو القائم الحديث الذي قدم بخار الحديث عرف مالك في قصة عندشاء لما كان يسوق إبلا النساء صلى الله عليه وسلم قال له رسول الله صلى الله عليه وسلم رفقا يا عندشاء رفقا بالقوارير سوقك القوارير الحديث بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده المصطفى أمتنا اتقوا ربكم في السر والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام وقد وضع الإسلام للمرأة إذا أرادت أن تعمل خارج بيتها ضوابط وقواعد وأصولا معينة فإذا توفرت هذه الأصول جاز لها الخروج للعمل الأول من هذه الضوابط أن تكون المرأة محتاجة إلى العمل لتوفير الأموال اللازمة لها أو لعيشها فإذا لم تكن المرأة محتاجة إلا أنها راغبة في العمل خارج بيتها مع تدهيرها لحقوقها وزوجها وبعلها وأولادها فإن هذا لا يجوز في هذا الدين الحنيف أمة الإسلام العمل الذي تعمله المرأة خارج بيتها لا بد أن يكون مناسبا لطبيعة النساء لا بد أن تكون لا بد أن يكون هذا العمل مناسبا لطبيعة النساء ملائما مع تكوينها ملائما مع خلقتها ومن هنا نقف ونستمر في هذه الخطبة في الجمعة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز سوى المسلمين اللهم ربنا عز سوى المسلمين ودمر عادات أداء الدين اللهم ربنا دمر عداك أداء الدين اللهم ربنا كلنا معينا ونصيرا وانصر عبادك المؤمنين من المستطرفين في كل مكان اللهم ربنا كلنا معينا ونصيرا ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أوليائك يا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى امرك بأمر بدأ فيه بنفسه وثلث بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحية ثابتة إن إن من أفضل أيامكم يوم الجمعة